adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àpárẹ ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin àárí tó síwájú ń tọ́ lọ gẹ́gẹ́ bí àwọn ètò ṣe sọ wípé nígbà tá a ti bẹ̀rẹ̀ yìí la whom al-Islam, understanding Islam, àgbọ́ Islam, torí pé ọ̀rọ̀ tó kẹnu ni. Tó Islam, ó fẹ̀, ó gbòòrò, yẹ́bà sí máa sọ fún gbogbo kò sí tí Islam ọ̀dá sí nínú ètò ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn. Ká tó wá sáyé, ọ̀dá sí. nígbà tá ń bẹ nínú ìyá wa ó ní ètò fún ìgbà tí wọ́n bí wálẹ̀ ó lètò títí títí mo tí àwọn máa ń pàdé nínú gbèsè ayé láti sọ pé agbègbè ilé ayé rẹ̀ gbogbo ẹ̀ ló dá ìlànà ìgbàgbọ́ wa ó dá sí ìlànà ìjọsìn wa ó dá sí ìlànà ìwà wa ó dá sí ìlànà àṣà wa ó dá sí ìlànà ètò sínú wa ó dá sí ètò ìjọba wa ó dá sí ètò ẹ̀kọ́ wa ọ̀dà sí ètò ààbò wa ọ̀dà sí ètò ọ̀làjú wa ọ̀dà sí gbòkègbodò wa ọ̀dà sí. wọ́n á dé kó o láàṣẹ fẹ́yàwó kó o láàṣẹ lọ́kọ tàbá tó fẹ́yàwó náà tá lọ́kọ ńkọ́ tàbá dàgbà kí àsìkò tó tá a fẹ́ lọ bí tí ẹ máa ń lọ. bàbá bá ń ṣàìsàn bá a sì ṣàìsàn tá a sì wà láìsàn tá a fi tara ìjọsìn gbogbo ẹ̀ lọ́dà sí i. tọ́bọ̀ wá díjú dáadákẹ́ tí wọ́n gbé wá sí sáré gbogbo islam wà wa tí è dé islam sọ́fà ń wá dé alìkíámà káwá jíǹde olóṣíwájú ọlọ́run ní àjíǹde lẹ́yìn ikú palibá ìjíǹde lẹ́yìn gbàtà kú bí òun ó rí islam lálàyé àti àwọn ìpele ìpele tí ń bẹ níwájú wa títí láti kálukú fi dé ilé tó ń lọ ilé ìgbẹ̀yìn àkọ́kọ́ ó lè jálè jẹ́nà ẹ̀kọ́ jẹ́nà lọ́lọ́run àjẹ́nà là ń fẹ́ o àfẹ́ iná o ẹ̀rí ń gbọ́dọ̀ bá ń sọ fún wa nínú sọ́ọ̀tù ṣúra tí a bá wò àmọ̀ yìí pé ọ̀kanu méjì ni ìlàyọ̀mẹ̀dẹ́nìyàn ní àyà ọlọ́ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lánàtẹ́sí ànábì Qur'anan arabiyyan níta fẹ́ránṣẹ́sẹ́ náà ní alùkùránì tó jẹ́ ìdílábáwá lidunzira ummal qura kó o lè ṣèkìlọ̀ fún àwọn tí a ń bẹ ní ìyá àlú mákànù wa man hawlaha àti tí a ń bẹ ní gbogbo àyíká tó yíká àgbáyé lápapọ̀ wadunzira yawmal jam'i kó o ṣèkìlọ̀ ọjọ́ àkójọ ọjọ́ dákògbò nǹkan jọ láàrin ibà fi kò sí méjì ń bí ọjọ́ yóò kò sí méjì ń bí ọjọ́ yóò láàrin ibà fi ẹ̀yin mùmíní káàsọ̀ àlùkọ́ ànìkalẹ̀ fún ẹ má ṣe méjì sí o fariqun fil jannati wa fariqun fis sa'ir ikọ̀ méjì náà ni àwọn kan ikọ̀ àlìjánà àwọn kan ikọ̀ iná ìyẹn ní ìgbẹ̀yìn ìrìn àjò òpin ìrìn àjò náà ẹ ń bá wọ náà òpin ìrìn àjò nù ẹ ń bá wà lìjẹ náà òpin ìrìn àjò nù ìrọ̀ ọlọ́run àlìjẹ náà ni ọ̀yàn fún wa o má yẹn náà fún wa o ìgbàgbọ́ tá a ní tá a fi wọ náà má jà ní ẹ̀sìn tá a sì tá a fi wọ náà má jà lè ṣe ìwà tá a hù tá a fi dọ̀mà náà ọ̀rọ̀ tá a fi dọ̀mà náà ìrìn tá a fi náà má jà lè ṣe o ọmọ àlìjẹ náà ni kò sí wa. ní ìjókòó tó lọ ní yàtọ̀ sí ìtaṣẹ́ lọ aṣọ lórí kí lójúṣe wa sánàbì kí ni wà nábìlá lórí ọ̀rọ̀ mólìdì lásọ ìgbà tó dé jókòó tó lọ lóṣù tó lọ ọ̀rọ̀ ìwà nábì náà tó wá bá ní sọ wọ́n tó fẹ́ lójú ṣùgbọ́n àkọlé kan bẹ tá a ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó ṣe yí pé alikọ̀nà ẹ̀yọ̀kan lásìlẹ̀ lórí tí àwọn yẹn sì ń béèrè fún yí pé àwọn alikọ̀ tó kù lórí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ká máa wá ìfi ha kí ẹ̀kọ́ yẹn lè bá kún kí ni hálùkọ̀ náà òun náà ni ṣubuhatun haula mafhuumi ahli sunnati wal jama'a àwọn ìrújú àwọn adàrúdàpọ̀ ìkóyè méjì sínú lọ́kàn lórí àgbọ́yé pé àwọn là ń pè ní alùsùnà wàlìjàmà mọ́nìhóm alùsùnà tí wàlìjàmà á àwọn alùsùnà wàlìjàmà àwọn àrùn tó dìde lé lórí gbogbo àwa tí ọlọ́run fún láǹfààní ká wà ní alẹ́kọ̀ àkọ́kọ́ tá lórí a rí pé a ṣe àtúnṣe àwọn àgbọ́yé kan nínú ẹ̀ lárí nínú àwọn mùsùlùmí kódà tí wọ́n jẹ́ àfáà láyìíká wa yìí jẹ́ ní kò sí tí ń jẹ́ jamaa pé politics ni ọ̀rọ̀ òṣèlú ní jẹ́ bẹ́ẹ̀ a sì jẹ́ àmọ̀ pé rárá kò rí bẹ́ẹ̀ èyí tí ń jẹ́ àlùsùn náà wà irú àjá àtàpá àlùsùn náà náà náà ríwé torípa ara wọn kan láàrin wa náà jágúpọ̀ àlùsùn náà tó pé ń lára wọn wọn àrẹ́tàjẹ́ àlùsùn náà ẹ̀rí wọ́n wá tààrẹ tako àwọn olóńjẹ́ alùsùnà wal jamaa látara ìwà wa wàtàfẹ́ alùsùnà àwọn àwàtà àwọn ohun ọ̀dà làwọn kan fi kó alùsùnà dànù pé kò tí jẹ́bẹ̀ ẹ àkàtí agbélérí ẹnu nìkan lálùsùnà wà kò sí ń bò àwọn alùsùnà ẹwà wò wọn lu ahlu sunna wò lẹ́yìn. bàbá ló kọ lásán àwọn yẹn wá rè wọn ara wọn. ẹ̀yìn tí ọba lè ṣe bí wọ́n ṣe ń ṣe yẹ ahlu sunna. àfi irun tí sọ ẹ sọ inú wọn tó gbà ní alùsùnà àfi bí ìbòsí yí pé àwọn ni a ní ìwé ẹ̀rí alùsùnà lọ́wọ́ tàbí fọ́ọ̀mù ilé náà rẹ̀ àṣejù ni àwọn jẹ́ ní òsàlẹ̀ súnà rárá àwọn jẹ́ aláṣẹ ètò àwọn jẹ́ ń ṣe pákàlẹ̀ pẹ̀lú alẹ́ súnà àjẹ́ aláṣẹ jù ọlọ́ọ̀bá tó sì dá àwa mùsùlùmí umar anabi sallallahu alaihi wasallam ọlọ́run fún níròyìn ọlọ́run ní wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida sọ́ọ̀tù Baqara 143 ọlọ́ni báyìí la ṣe ní ìjọ wọn ìjọ wọn kìí ṣe onípákáleke wọ́sẹ̀tẹ̀n wọ́sẹ̀tìyẹ nǹkan wà moderate àṣàṣe ètò àṣàṣe jù ìròyìn ìjọ ànábì Muhammad nìyẹn torí délé a ti gbìyànjú láti ṣe àwọn ato yẹn kódà ń bẹ tí a ń lẹ ìbẹ̀rẹ̀ kan awon

bó lọ́dá àdùsúnà sílẹ̀ a ní kò rí bẹ́ẹ̀ ó yàtọ̀ síra wọn kódà jẹ́ wọ́n ará nǹkan lé tí lọ dá ẹgbẹ́ lẹ̀ tó tún rẹ́gísítà rẹ̀ pẹ̀lú ọkọ̀ wọ́n ní àwọn ẹgbẹ́ àlùsùn wal jamaa síbẹ̀ lórí gbogbo ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá àwa náà fún wa lórí díẹ̀ tẹ̀síwájú lénìí àwọn gbólóhùn kan ń bẹ tá a máa gbọ́ lẹ́nu àwọn èèyàn ṣé a gbọ́dọ̀ yé wa àgàwà tá ń ń bá sọ̀rọ̀ pé pàlàfà ṣé àwọn èèyàn ń lábẹ́ wa tá ń bá sọ̀rọ̀ ọlọ́run tí ń gbọ́ wá sí wa ni ìjọba jẹ́ ọ̀rọ̀ gbàgbọ́ ó pẹ̀lú ọkàn kí ni bẹ́ẹ̀ nu ọkàn sí nǹkan yìí ọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ tá a máa fi sínú ọkàn ni tí ìjọ gbọ́dọ̀ bá tọkàn gbọ́dọ̀ lálàáfíà lé lórí lẹ́yìn náà ọ̀rọ̀ ọpọlọ ni kó yé làákàyè ó gbọ́dọ̀ yé ọpọlọ ètí ń bẹ́ẹ̀ nu yẹn ó yé tó yẹ ọpọlọ yẹ tá a bá fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yẹ gbọ́dọ̀ bá ti bẹ́ nù ọkàn tí tó yẹ làkàyè tá a bá fẹ́ hùwà a fẹ́ ṣe kankan ọgbọ́n níbàtàn pẹ̀lú tí ń bẹ́ nù ọkàn fi tẹ̀lé lókè ọ̀rọ̀ pìlẹ̀ ni ọ̀rọ̀ gbèsè ayé wa ni ọ̀rọ̀ wa ni tí bá ti dàrú ayé dàrú dàrú. tọ́bàdé ilé tó ilé ayé ọmọ ẹ̀dẹ́yàn tó àlìkámẹ́ tó ní ìsọ̀rọ̀ tá a fi kan máa ní Muhammad sallallahu alaihi wasallam àdáwò àkọ́kọ́ ńlàdáwò àwọn àfẹ́ẹ̀sì ń àwọn àtàgbàpẹ́ àfẹ́ẹ̀sì ni jọ máa sọ pé ọ̀rọ̀ yìí wọ̀n yé yọ yóò ma pẹ gbogbo dúdú fáwọn aráyé bẹ́ẹ̀ bá ti wàá wádìí náà lè má jẹ̀bi bí a ṣe kọnu níbi ó ti mú mi rẹ̀ ó mú mi tó rú omi tó dọ̀tí àdáwò kanu ọ̀rọ̀ dàrú máwọn àfẹ́ẹ̀sì lọ́wọ́ bákan náà tó yẹ pé ọjà tí bá gbé gbé síwájú náà là tá a sì nímọ̀ tá a fi jọ ẹ tí onímọ̀ tí ó fi rajà yọ lọ́wọ́ yóò sì gbà pé nǹkan gidi ni torí díẹ làbíjẹ kí ọkàn gbòòrò láti gba òdodo kí a sì fi làákàyè wa wo òdodo káfí rò ó. ndị bẹ́ẹ̀ nu ọkàn káwa jẹ́ kí iṣẹ́ tẹ̀lé. tábà fẹ́ sọ ọ̀rọ̀ náà ní njọ́ta akọ́ ní alikotul ula ọ̀rọ̀ àwọn ole wal gbogbo àwọn tí a bá ń sọ tí wọn bá sọ àbọ̀ ọ̀rọ̀ ni wọn sọ níbo a gbọ́dọ̀ mọ ìtàn wa yẹn ń pè ní tarikh al-islami ìtàn islam tarikh ummati al-islamiyya ìtàn ọmọ islam ọmọ islam tábọ̀ islam kò mà tí ọlọ́run bá ní kí ọlá ní kí ànábì kójọ fúnra ara rẹ̀ gbogbo ẹlẹ́mọ̀ gbọ́ngbà míì tí àwọn àfáàfá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn. nínú ọmọkọ dín màjá máa ṣe nígbà a bá ń yan ànábì lọ wọn ní wákàwù wọn nàlẹ kùmà ànábì kó jọjọ káwù wọn nàlẹ kẹwù wé tẹkẹwé náà jọjọ ẹrí wọn adọ ní wọn náà sọ àlẹ kùmà ànábì tún kìlọ̀ fúnjọ rẹ sọrọ rẹ sọ̀rọ̀ ó kawwana lè umma wa nasara lè umma gbélò ńláńlá ni ìjọ ànábí ọ̀kadé lójijì iṣẹ́ ni iṣẹ́ lànà bí ṣe anábíwá Muhammad sàlá ó nìkan kó sì sẹ́yẹ ó rá wọn sàbí ẹ̀bá sí òun lọ bẹ̀rẹ̀ polongo ẹ̀sìn tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ́kùnrin lóbìnrin lágbà lọ́mọdé lánàkún lọ́wọ́ anabi ọ̀dàṣẹ́ jẹ́ gbọ́dọ̀ sí ran ìpamọ́ yẹn mára iṣẹ́ àná muhammad sallá alìhamalu alìjàmáì iṣẹ́ ni collective work is individual lẹ́fìrí táwọn afá akọtíà rijalun hawla rasul àwọn akọni tí a rọ kíkà tó àní rí tó wà lábẹ́ àní rí tó bá wọ́wájú àní rí tó bá wẹ̀yìn àní rí. nìsa hawla rasul àwọn akọlóbìnrin tí a kíkà ànábì hawla ọmọ kéékèèké ọmọ tí a kíkà ànábì shababun hawla àwọn gbogbo wọn pátá tá sọ yìí rijaluhum nisa'uhum atfaluhum shababuhum àwọn àgbà ọkùnrin àwọn obìnrin àwọn ọmọdé àwọn ọ̀dọ́ gbogbo wọn pátá sahabatu sàbí ànábì ni wọn ashabu àwọn náà làwọn ọmọlẹ́yìn tí a mú mi ìmọ̀ lọ́dọ̀ ànábì direct tí ó sẹ́ni tó tún lè rí bí wọn máa àwọn ẹni bá ń jẹ́rìí sínú àlùkùránì radiyallahu anhum wa radu anhum òun ti yọ́nú sí wọn in tó ń ti ṣe fún àtẹ̀wọ̀n lọ́rùn tó lọ́n bá ròyìn lọ ní humul muttaqun àtàǹsọ̀ nípa ayọ̀ bá ní ìròyìn àwọn lọ́rùn àwọn ni wọ́n ìròyìn ìmáàni àwọn lọ́rùn òdodo àwọn lọ́rùn sùúrù ọlọ́run ìròyìn ó mú nípa yunzun àwọn ni wọ́n jèrè èrè ń jẹ́ humul muflihun àwọn lẹ́ni èrè láyé àtọ̀run gbogbo àwọn sífàtì fil Qur'anil Karim sífàtì sahabatil kiram ìròyìn àwọn sàábí alápọ̀lẹ́ ni lẹ́fẹ̀ẹ́rẹ́ agàtà kífà ní alìkọ̀tọ̀ lọ tàbí kífà lẹ́ni Suratu Tawbah one chapter nine ní àyà 100 ọlọ́ni wọ́n sáàbẹ̀ kú nílẹ̀ awwalun ọlọ́ni àjá ti síwájú àwọn ẹni àkọ́kọ́ nílẹ̀ muhajiri na wal ansar àwọn náà làwọn tí wọ́n bá na bí sẹ́rìn àjò láti ìlú Mọ́kà lọ sí Mọ̀dínà à ń pè ní muhajirun immigrants wal ansar àtàtí wọ́n gbà lálejò ìlú Mọ̀dínà àwọn ni helpers ọlọ́run fi hijira ròyìn àwọn ará Mọ́kà òfin nusura ó fi ìrìnàjò ròyìn àwọn maka ó fi àràn sí ìkínlọ́wọ́ ròyìn àwọn ará Madina na walladhina taba'uuhum ìdáwàlónú walladhina taba'uuhum wọ́wù yẹ wọ́wù atifu ni al-musahaba àti a tí wọ́n ba tẹ̀lé wọn. ẹ̀rì bi ìsáni wọn lori dáadáa tí lọ wọ́n bá tẹ̀lé wọn. radiyallahu anhum wa radu yọ ní eré tanzania káàfin dààmú eré tó gbé adé bí nìyẹn àtàwọn àyè míì náà tẹ́bátà mùsùlùmí sá gìlàgìlàgìlà wọ́n fẹ́ jọ àwọn sàábì ni wọ́n fẹ́ jọ àwọn sàábì ànábì ni wọ́n fẹ́ káwọn náà wà nípò tí wọ́n wà kọ́lọ́ yọ́nú sáwọn náà ọlọ́run wa dádó mẹ́yẹ ọlọ́run wa adà lahum jannatin tajiri tata lẹ́ni hàn ọlọ́run ti palẹ́ sí lẹ́dìí wọn àtàwọn muhajirun Adamu, àtàwọn ati àti ẹlẹ́dínà tàbá òhun bíi sani òun ti palẹ́ sílẹ̀ di gbogbo wọn àlìjánná tí a kérémàdó ń sàn ní abẹ́rẹ́ khalidina fiha abadan ọlọ́run tí a bá ti débẹ̀ o gbére ni o ẹ̀kú ń bẹ́ ma o ilé ìkẹtẹ́ yẹn kú ń bẹ́ ma láéláé ilé ayé tí a ti sẹ́rẹ̀ rẹ̀ tá a bá ti lè ṣe ń bí tá a bá ti lè ju pin ọ̀tàn ọlọ́run dhalika al-fawzul azim ọlọ́run yẹn ní èrè tó tóbi ọlọ́run sàjà jẹ́rẹ̀. èrè ayé èrè ọ̀run ìsàjẹ̀kájẹ́ mẹ́jẹ́ àsọ́tìlá mẹ́jẹ́ àsọ́tìlá ọ̀run torí díẹ̀ àwọn sàbẹ́ ànábì nìyẹn lẹ́yìn àwọn ànábì ọlọ́run anẹ́túnlọ́lá jù ọ̀sẹ̀ntọ́lọ́lá tó wọn ọ̀sẹ̀ntónípò wọn lọ́dọ̀ náà ọba wọn Muhammad ni sí wọn. báyìí sọ fún wa ń fẹ́ sọ ànábì ní gari hìrà òkè kan ní jẹ́ bẹ́ẹ̀ ihò kan ní tí wọ́n bẹ́ ní òkè hìrà hìrà ló inu òkè gáà ìníhò inú wọn ni ànábi fara pamọ́ torí ìbàjẹ́ ní ṣẹlẹ̀ o tún gbọ́ ìlú tún dẹ̀ sọ́ọ́tù mudaththir yá ayyuha mudaththir qum fa'anzir wa rabbaka fakabbir ìrẹ́ tó kílọ̀ lẹ́yìn tó ní pé dasọ bùnmi ndé máa sì kílọ̀ níbi àná bí jòjì sí ọlọ́run ẹgbẹ́ bàbá wa gbà bínú kọ́yọ̀ òṣèlú zadul ma'ad ó ní nubbiya bi ikra wa ursila bi mudaththir ó lọ àṣà ànábì dànábì ọlọ́run pẹ̀lú kọ́kà pẹ̀lú gbọ́dọ̀ ìkìrá asọ́di òjíṣẹ́ ọlọ́run pẹ̀lú mudathir wọn náà níbi wá bọ́ta ìlú ọlọ́run bá mi ta ni màá pè ìlú ọlọ́run ta ni ọ̀dà mi lóhùn wọn níyàwó ẹ̀ àṣeyídà Khadija bintu Khuwailid radiyallahu ta'ala anha wá dáhùn pé ah èmi ń kọ́ wọn bí wàá pè Khadija ọjà wàá dá lóhùn radiyallahu ta'ala anha ó sì gba islam lọ́wọ́ ànábì nù tó sọ pé islam is automatic bí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn automatic àbí kàn sẹ́fún mo jẹ́ ìyàwó àfa ọ̀sán ìdáfà mo jọ mọ àfa ọ̀sán ìdáfà mo jọ mọ ẹni ọlọ́run kó sọ wá dẹni ọlọ́run mọ ọ̀kọ̀díyàwó àgbà dáná gbígbé dání wọn á méjì. Anabi àti kíni Ali ibn Abi Talib ìrẹ́lọ́ tààrà ni ń ọmọ kó Anabi, Abu Talib Ali ó ń gbé ọ̀dọ̀ ànábì ànábì pé òun náà gbà di mélòó wa baraka umu ayman alabashiya ọmọ ọ̀dọ̀ bàbá anabi tó pé ń gba bàbá Anabi kú kókó ń lé àwọn ńgbà bí anabi wọn jọ ọgbẹ̀ anabi ni ní wà náà dọ́kọ́tọ́jú anabi náà gbà wọ́n di mélòó. zayd bin haritha ẹrú tí ẹgbọn ọ̀nkù khadija fún kó tó fẹ́ anabi ńgbà tó wá fẹ́ anabi tán anabi ní ọmọkùnrin ẹrú yìí fún mi mo fún tó gba islam di mélòó. usratun bi kamila ẹbí lápapọ̀ bá a ṣe rí usrat muslima muslim family alibeti islam islamic po àkójọ àkọ́kọ́ nù àmùsùn àkọ́kọ́ nù bẹ́ẹ̀ ni abakiri dé sọ́dọ̀ anabi anabi pé ona ona gba islam lọ́wọ́ anabi abakiri dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ jọ ń sòwò tọ́lẹ̀ fún Ubaydullah. Usman bin Amfani, Zubair bin Awan, Sadu Abi Wakos, Abraham bin Fawfi, ó bá wọn sọ̀rọ̀. Oko wọn bá ànábì. Wọ́n gba ìṣòro àìlọ́ lọ́wọ́ ànábì. Lọ́ba di yí pé Islam gbòòrò sí, Islam gbòòrò sí, Islam gbòòrò sí, Islam gbòòrò sí. Bí wọ́n máa ànábì ṣe dìde nù. Ọkùnrin wọlé, obìnrin wọlé, àgbà ń wọlé, ọmọdé ń wọlé, olóhùn wọlé, tálákà ń wọlé. Ọmọlúwàbí ń wọlé, ẹrú ń wọlé. هكذا كون محمد صلى الله عليه وسلم أمته bánu sì gbéjọ rẹ̀ kalẹ̀ ni ìjọ ìwáre inú ọkọ tí máa umma tàbí ummatu Muhammad ẹ lẹ́ẹ̀fẹ̀ nínú kan anábì gbogbo ìjọ ọ̀hún ìjọ tánà bí sọ ìjọ tánà bí kojú fúnra ara rẹ ni umati ìjọ náà lọ́lọ́run rí fáàsì suratu Al-Imran one chapter three verse one ten kuntum khayra ummatin ukhrijat lin-nasi ẹlẹ́dàájú níjọ tí a gbéde sáráyé ayọ̀ láàrin ọmọ èèyàn fẹ́ẹ̀yàn ta'muruna bil ma'ruf ẹ̀ ń pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀ sì ń kọ́ ìbàjẹ́ wa tu'minuna billah ẹ̀ tó ń wọ́n máa pàṣẹ dáadáa ń gbàtánà sí dáadáa wọ́n máa kọ̀ bàjẹ́ gbàtánà jìnnà sí bàjẹ́ ó sì máa bọ̀ náà bá gbọ́ ní gbogbo gbà wọn àjẹ́ kí ìgbàgbọ́ sọ́nà ọba àwọn lọ lẹ́ ń gbà kán wọ́n á jẹ́ kó máa lékún sí i wọ́n ẹ̀ tó máa gbọ́ nú àdìsí ànábì àlìjàmá jàmá ìjọ rẹ̀ náà lórí bá sí jàmá yẹn alaykum bil jàmá yadullah máa jàmá àwọn kan sàlámbì jamaa ìtànà bí rí bá síbẹ̀ yẹn jamaa rẹ̀ tó kójọ ni ló fi ni aliwàlá aliwàlá ń bẹ lára kéde jamaa kéde jama'a tó jamaa ni àpapọ̀ ni ẹ̀sùnmá ẹ̀dúró ẹ ma yí ẹ̀kọ́ mbẹ́ mi mo ní èmi pé kalẹ̀ kan jama tó ń sọ náà ni jama tí ó ti gbà ànábì gan ló kọjọ òun sì làwọn sàábì ẹ àwọn sàábì rẹ ní sọ yẹn àwọn ní gbòǹgbò ẹ wọn ní pilẹ ẹ tí wọn ń pẹ ga tí wọn ń fẹ tí ń fẹ tí ń fẹ tí ń fẹ tí ń fẹ tó fi kárí ayé tó pẹ dáwà ànábì gbẹgbẹ ànábì dáwà tó àlàmìyà ìpè gbogbo àgbáyé ni. wa marsalnaka ila rahmatan lil alamin. ومرسلناك رفضا للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون sọ́dọ̀ là ń bẹ àyàwó àwọn sẹ̀bí yóò kó àwọn sẹ̀bí ọlọ́run náà àrùn ẹ̀sẹ̀ gbogbo àrùn ẹ̀lá àti gbogbo ayé àrùn ẹ̀sẹ̀ gbogbo ayé pátá ní olùfúnni odùn olùsìkìlọ̀ ṣùgbọ́n pọ̀pọ̀ ẹ̀nà mẹ́lẹ̀ sọ́dọ̀ sábà ayé twenty eight lọ́dọ̀ sọ́dọ̀ àárọ̀ Quran chapter seven verse one fifty eight ọlọ́run kìí ṣe ẹ̀sìn èdè kìí ṣe ẹ̀sìn ìran kìí ṣe ẹ̀sìn ìlú gbogbo geographic location tàbí dira wa yìí ẹ̀sìn anábì kọjẹ́ nítorí sọ́wọ́mà anábì pọ̀ gbọ́dọ̀ méjì náà ni la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam tó bá jọmọ amẹ́ríkà gbọ́dọ̀ yẹn ni australia france britain Nigeria, Cameroon, Indonesia, Malaysia, anywhere. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Bó ṣe rí nìyẹn, láfi ní àwọn nǹkan tó so wá pọ̀. Kò sí tó so mọ́ ànábì pọ̀ tó yẹn. Wọ́n ń pè mọ́ ní Alulihman, àní ìgbàgbọ́. Inú sọ́tò Hujurat, ayà kẹwàá. mu'minuna ikhwa. Innamal mu'minuna ikhwa àwọn ọmọ mi ní o ọmọ ìyá ni wọn láì wà wọ láì wèdè láì wòran láì wàsọ láì wàsà láì wòlú inú àwọn ọ̀rọ̀ anábì kan ó ní wàkúni ibadallahi ikhwana ẹ jẹ́ ẹrú ọlọ́run lọ́mọ ìyá anábì pèpè sí ká jẹ́ ẹrú ọlọ́run lọ́mọ ìyá ẹ náà wọ àyàtà máa kẹfọ́ra ní suratu Al-Imran one oh three wa'tasimu bi hablillahi jami'a wala tafarraqu ẹ so mọ́ okọ ọlọ́run lápapọ̀ ẹ má ṣe lọ́tọ̀ọ̀tọ̀ uma anabi nìyẹn bí uma anabi ṣe rí nìyẹn uma anabi muhammad sallallahu alayhi wa sallam ní ìpìlẹ̀ tí a bá wo kó tó di pé wàhálà dé wọn ni inna wahdata al-islamiyyata aqiqatun diniyyatun thabitatun wọn ní ìjọ kan àwa mùsùlùmí pápá apá ẹ̀sìn ni tó sì fẹsẹ̀ nílẹ̀ bimuqtada nususil qur'aniyya wal hadith nabawiyya pẹ̀lú ìfirinlẹ̀ ní ìbámu àkọọ́lẹ̀ àlùkùránì kẹrì àti àkọọ́lẹ̀ ànábì àsọ́ọ́lẹ̀ ànábì àwọn ọ̀rọ̀ ànábì àtàwọn àṣẹ ànábì fala ya'rifu al-islam orúkọ islam ọmọ ẹlẹ́yàmẹ̀yà ìṣẹ̀lẹ̀tọ̀tọ̀ islam ọmọ o bilaliwa ìṣẹ̀lẹ̀yàmẹ̀yà kí a wọ abi anasa ìṣẹ̀lẹ̀yàmẹ̀yà ti ìran wàlàjìnàs bákan náà ti ẹ̀yà awilawat bákan náà ti èdè ọ̀sàkọ̀fà dáná gẹ́gẹ́ ọ̀làjú àṣà islam ọmọ ọmọlẹ́yàmẹ̀yà láàyà àfẹ́fọ́rọ̀kọ̀ alìsílám láàyà àdìgbò àlẹ́fọ́rọ̀ àlẹ́fọ́rọ̀kọ̀ ọmọlẹ́yàmẹ̀yà. torí díẹ̀ láfi rí àwọn àyàpọ̀ tó pèpè sí ṣọ̀kan sọ́tù mọ̀mìnú àyà 52 sọ́tù làǹbíyà àyà 92 iná adé ummatukum ummatan wahida wa ana rabbukum fa'budun dárò ìjọ yìí ìjọ kan náà ni o èmi ọlọ́ba ọba kan náà ni èmi ní kẹ́sìn níbo mi ní èmi ní kẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ Islam. ó máa ọlọ́run tí wọ́n ti lọ ẹ̀sìn kan náà ni a mú sọ́dọ̀ ṣúra ya thirteen sí fifteen bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà láàrin àdìsí àná sàsálà tó náà ń fi ẹsẹ̀ ìjọ kan ṣoṣo Islam ilẹ̀ fún wa inú ọ̀rọ̀ rẹ̀ ní àsìkò hajjatul wada inú àwọn ọ̀rọ̀ tó ní inna ọba sí nǹkan mẹ́ta fún yín ó sì kórìíra nǹkan yàbá fi mẹ́ta kó mẹ́ta jẹ́ mélòó ọ̀rọ̀ mẹ́fà ó ní àkọ́kọ́ ọ̀dọ̀ ọ̀lẹ́kùn wọn tàbùdù ó yọ ní pé kẹ́sìn òun ọlọ́run wọn là ṣírí kò bí ṣe ẹ̀ sì gbọ́dọ̀ mórúkú pẹ̀lú ẹ̀ wàá tà ìtẹ́sí mú bí abúlé jẹ̀mí á pọ́lá tàbàrọ́kù kẹ́sì sọmọ́ okun ọlọ́run lápapọ̀ ẹ̀gbọ́ sí ní ọ̀tọ̀ọ̀tọ̀ àkọ́kọ́ antabudu ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì wàlá túṣerékù bí ṣe àná ẹgbẹ́ ọmọ orogún pẹlụ wà á sí mú bí a lọ ẹ má ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wọ́yọ́ kọ̀ ọ̀dọ́kun kí ilẹ̀ wà kọ́ ọlọ́run kórìíra fún yín wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé agbọ́yìn sọ yìí ìtẹnubọ́lẹ̀ ọlọ́run bọ̀ tí wọn kò kan tó dodo bákan náà tó sùn àti béèrè ìbéèrè tá a fẹ́ fi dá wàhálà alẹ́ tàbá béèrè béèrè béèrè béèrè bí àwọn Yahudi àtàwọn Nasara tó gbé látara béèrè ní àgbà parun ẹlẹ́ẹ̀kẹta wà ìdọ́ àtòlímà òun náà ni ìmọ̀ afowóra rẹ̀ ìmọ̀ wíṣẹ̀ owó wọn mùsùlùmí ọgbà àdìsí wa. Imam Nawawi ó lórí gbólóhùn wala tafarraqu tánàbí sọ ó ní ọwọ́ amòrán biluzumi jamaatul muslimin ó ní àṣẹ ní agbọ́ kàpé àṣẹ lọ́wọ́ látọ̀dọ̀ ànábì kí a dunni mọ́ jama àwọn mùsùlùmí bákan náà wàtà lébi báàdì him ibàdì kí apá kan sì sopọ̀ mọ́ apá kan kájọ rẹ́ kájọ bára wa rẹ́ ká má pinnu ayẹlẹyẹlẹ kájọ bára wa rẹ́ ká sọ̀rọ̀ wa mú ká sọ̀rọ̀ wa ló sọ̀rọ̀ wàá lè hẹ́ ìdá kọ́wádìí lè islam ó lè lè jẹ́ ọ̀kan nu gbòǹgbò islam tábà fẹ́ sàṣeyọrí lùzùmù lè jamaat mùsùlùmí lùzùmù jamaat alimusulmi wàtàlẹ́ báyìí bí báyìí ìdúnnímọ̀jẹ̀má ìmọ̀sẹ̀lọ́tọ̀ọ̀tọ̀ àti ìbára ẹni rẹ̀ yàwárò sẹ́rù náwáwí fún sọ muslim ọlọ́ eleven ojú twelve àtúrí inú ọ̀rọ̀ anábì mi ó ní alaykum bil jamaa anábì ní yín ẹ̀sùn jamaa wa iyyakum wal furqa ẹ ṣọ́ra fún yín sí lọ́tọ̀ọ̀tọ̀ fa inna shaytana torí pé àdádájọ́ èsù máa lè wáhid yìí máa lágbára lórí ẹnìkan tí ó bá wà pẹ̀lú ẹnìkan yóò lágbára lé e lórí. wọ́n mi náà lè sinẹ́ lọ́gbọ́n yẹn bá ti pé méjì abuad yóò jìnà sí bàbá jẹ mẹ́ta àtọ̀sùnmọ́ àkété bàtà wọn pọ̀ sí àti lẹ́sùn lọ sí. bàbá sẹ́ ń wà sókótó sókótó sí lásìkínní lásìkínní láyé sí. torí díẹ̀ ká gbòòrò ká fẹ́ umar anabi ìní ò nílé àṣetá jìnà sí wa ìtumọ̀ tí ń sọ fún yẹn ana muhammad wọn mọ̀ ní aráàdà bò bàtà lè janna fàlẹ̀ yẹlẹsọ̀m jama'a wọn gbẹ ní kẹ́ni wọn bá fẹ́ wà láàrin gbùngbùn àlìjanna kọ́ máa gbádùn nù ẹ̀ ó yà á rí pé jama imam tirimisi iná lọ gba àdìsí wa eléyìí àwọn àkọọ́lẹ̀ ni tó fẹlẹ̀ pé káà mùsùlùmí ká sẹ́kẹ́ni ká wà pọ̀ kan péré àwọn mùsùlùmí ṣáájú sì gbìyànjú láti jẹ́jọ kan anábì òfìjọ méjì lẹ́lọ ìjọ ẹ̀ kánà ni ìjọ ẹ̀ kátà wá ń sọ yìí wọn rí bákan náà wọn àdọ́gba nínú ìgbàgbọ́ wọn àdọ́gba nínú àgbọ́yé wọn àdọ́gba nínú ìjọsìn ṣùgbọ́n wọ́n ń bẹ lábẹ́ ọ̀bùrẹ́là kan alúrò àwọn ẹni ṣáájú tí wọ́n ṣe sìnà wọ́n yọ wọn kó ní ọmọ ànábì bí wọ́n ti sìn ẹsẹ̀ ni wọ́n dà ẹni ó ẹni ya wọ́n ṣe àdùfù ẹni tọ́rọ ìbàjẹ́ mẹ́gbà wọ́n dù ẹni tọ́jọ́ kí wọ́n sọ pa wọ́n sọ pa kò sì yẹ kó gbò ń mọ náà ni. àjọ inú tí ọtí ni ayé tara wa kì í ṣe kódà nìkan mutí inú àdìsí náà tó fẹsẹ̀ nílẹ̀ tí wọ́n ti nà lẹ́ẹ̀ márùn-ún tẹ́nìkan wá ṣépè fún inú àṣàdá níbi ẹ̀mọ́ ṣépè fún mùmíní ni ọtí ni ẹ má ran èṣù lọ́wọ́ lórí ọmọ ìyá yín wọ́n ti nà lẹ́ẹ̀ márùn-ún tó kó mutí kò yẹ kó nù ànábì ni umati ara ni ọjà lè láyé ànábì gbogbo náà lè di ariwo lọ́gbẹ́jọ́ náà lọ́hùn ìjì aká gé olè lọ́wọ́ ti dé tí wọ́n ń lọ́bì ìjẹ́ lọ rán Usama bá ànábì tó pé èèyàn ńlá lọ jalè nínú ìlú kí wọ́n lè àgbé lọ́wọ́ bá ànábì sọ ojú ànábì pọ́n á ní mo fi ọlọ́run bá tó mi bóra bí Fatima ọmọ mi ẹyọ kan tó kù láyé bá jalè má gé pé ń tọ́ bá àwọn Yahudi jẹ́nu tí àwọn tí ò ṣèyàn pàtàkì láàrin wọn bá ṣe ọ̀dà wọn táwọn ẹni ọlá bá ṣe ń tí ọ̀dà àwọn afọ́ra lórí nítorí bàtà àwọn Yahudi jẹ́ nu ìrìnjọ bàtà mi jẹ́ anábì gbé ọwọ́ arábìnrin yìí wọ́n sì ròyìn parábìnrin gan Islam ẹ̀ tó gbogbo àwọn ilé bẹ́ẹ̀ ni wọ́n mú anábì lamu yukhrijum minal Islam wa lamu yukhrijum min ummati wa jama'ati anábì ọ̀yọ́ kọ́nu Islam kọ́yọ́ kọ́nu jama rẹ̀ kọ́yọ́ kọ́nu umma rẹ̀ kulluhum min ummati Muhammad inú tábí tún ṣe láti mú mọ̀ dúró òun náà ni àlèkà bẹ́nẹ̀lì mùsùlùmí ìsọjí ọmọ àyà láàrin mùsùlùmí àwọn ará Madina ará Maka ó ní kí wọ́n jẹ́ ọmọ àyà àdìsí gàmí dáná sílùú gbà wá ó ní àwọn ń bẹnu léjọ kan náà pé tààkàwò fìláì àkọwé ni àkọwé ẹ máa múra ní méjì méjì mi à náwó sí alájìbásọ̀nù àgbẹ̀ àdà àkè fìláì bàbá náwó sí bàbá àdà àkè fìláì bí anabi ṣe bẹ̀rẹ̀ nu ó wá sọ àdáàbò lè ha ẹ̀kọ́ kájọjọ́ máa ya gbèsè ìjọ máa ya nu débi pé ìjọ ya yẹn gan wọ́n fi ń ara wọn kó tó pé àyà sọ̀kalẹ̀ ń ya pé ẹ má fi ìjọ máa ya jogún mọ́ ẹbí ni kẹ́ máa fi jogún wọ́n sì fi jogún ara wọn tí màá kú tí aláàjì bá sọ̀rọ̀ jogún mi torí pé ìjọ ya mi nú ẹ̀sìn gbogbo eléyìí ni ìtàn àwa mùsùlùmí rè ẹgbẹ́ ẹgbẹ́ òun ẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́ òun ṣe jẹ́ ṣe dèmi láà tó di eléyìí báyìí ni wọ́n bá lọ títí títí títí títí tí ó fi dáhùn àsìkò kan à ń pè kàn ní al-Wahdatul Islamiyya tá à ń sọ ìjọ kan ṣoṣo kó máa nábì ó ní àwọn nǹkan tó gbé dúró wádà kíjọ ànábì jẹyọ kan ó ní àwọn nǹkan tó gbé dúró àkọ́kọ́ wádà tó lè àkìdá ìjókòó látara àjẹ ọkàn káàdì ọkàn wa jẹ kan ẹnna ẹ wo nínú Suratu Baqara àyà ìdàtú eighty five tí buwa máa ń ka amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi ọlọ́nà ànábì sọ̀sọ́lá ọgbà ń ta fún wa látọ̀dọ̀ bá tí a gbọ́ lọ́wọ́ amana billahi ló gbọ́ ló ń gbọ́ wa malaikatihi ló gbọ́ màlẹ́kà gbọ́ wa kutubihi ló gbọ́ àwọn tí ọlọ́ba gbọ́ gbogbo eléyìí náà ń pè ní usul akida àwọn principle of akida foundation of akida ọ̀nà ìgbàgbọ́ ní ọlọ́run ìgbàgbọ́ ní màláìka ìgbàgbọ́ ní àwọn òwe ọlọ́run ìgbàgbọ́ ní òjíṣẹ́ ọlọ́run ìgbàgbọ́ ní àlìkámà kádà mẹ́fà náà ni wo ni pìlàkìlà mùsùlùmí ṣé ó dàrú rárá lẹ́rìí pé ń jọ jìbìrì wá bá ànábì ní àwòrán èèyàn tó ní ilẹ̀ mọ́mọ́ fún mi ní irú kí ní jẹ́ ìgbàgbọ́ antumina billahi gbogbo ọlọ́ba gbọ́ wa malaikatihi ọgbà màláìka rẹ̀ gbọ́ wa kutubihi ọgbà wọn tí a rẹ̀ gbọ́ wa rusulihi ọgbà wọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ wal yawmil akhir ọgbà lè kíá gbọ́ wa antumina bil qadar kó tó gba kádàrá gbọ́ khairi wa sharri dáadáa lómi àbábúrú ọkọ̀ sọ̀rọ̀ ẹ̀rí àkídà a gbọdọ yàtọ̀ ń gbogbo mùsùlùmí ayé ọ̀gbọ́dọ̀ gbọdọ ń bẹ ìyẹn nípa ni wàdà tẹ̀lé gbogbo ètò kù àwọn fẹ́tẹ́fẹ́tẹ́ tó kù yàpá sọ pé yapa bí ṣe ń bẹ́ẹ̀ náà rọ fíkì alìwòsó alìfòrọ̀ ìyẹn ni pé ìpìlẹ̀ àtàkẹ́tún gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni ẹ jẹ́ ká gbọ́ àgbọ̀ yẹ àwọn ẹ̀kọ́ yìí lọ́dàrú máwọn kan lọ́lé nìyí tí ayé gbogbo ilé ayé òfin tò tí gbogbo ìfi ń rú láàrin àwọn mùsùlùmí gbogbo ẹni tí ìpìlẹ̀ ìgbàgbọ́ mẹ́fà yìí bá ti dúró fún àwọn mùsùlùmí òun náà ń pè ní alìmọ́ alìjìmọ́lé al-iman mujmal ìgbàgbọ́ ní ṣókí kí tafsili mafassalna ní ìgbàgbọ́ ní ṣókí fún amati nas fún masis tabajele kọ tó gbàgbọ́ ní ọlọ́run báwọn ní màlẹ́kà inú àwọn tí ọlọ́run àti àwọn anábì ọlọ́run àtọ́jú gbẹdàlì kàmà ó gbàgbọ́ ní kádàrà ó ti ní basic wọ́n gbọ́dọ̀ yàtọ̀ bá a ṣe ní bí bẹ́ẹ̀ bá dé Cameroon bẹ́ẹ̀ náà lẹ́bàá bẹ́ẹ̀ bá dé Amẹ́ríkà bẹ́ẹ̀ náà lẹ́bàá bẹ́ẹ̀ dé Saudi Arabia bẹ́ẹ̀ náà lẹ́bàá bẹ́ẹ̀ bá dé Iraq bẹ́ẹ̀ náà lẹ́bàá bẹ́ẹ̀ dé Sudan bẹ́ẹ̀ náà lẹ́bàá usulu nìyẹn ṣùgbọ́n àwọn àgbàgbọ́ kan bẹ pé Francis ni ìyẹn lè yà á lè yà ń bẹ̀ yẹn ẹ máa gbọ́ anábìgbò sọ́mà lọ ṣé ọlọ́lára ni àbọ́lálà ẹ̀mí nìkan lọ́lọ́ ni gbogbo yẹn rẹ̀ àfòrò ni ńgbò dé sánmà sọ̀rọ̀ náà àbí ọ̀rọ̀ lọ gbogbo yẹn fòrò ni tí wọ́n máa wọn lọ ẹ̀rì asìlò ni pé ìsirà ò ṣẹlẹ̀ anabise ni àjọ alẹ́ ìyẹn gbọ́ tako yẹ sọ́mọ́ni lẹ́dẹ̀ẹ́ asìlà àbí abudihi lẹ́yìn lẹ́yìn.

Iru tó bá rí Aisha kí ló ń sọ fún amẹ́yẹ ó ń lé rírí ọlọ́run kó òkúta ní fún ànàbì abúlébùn Abbas ó ní kí ló fẹ́ jẹ́ kàyéfì fún fi ìbánisọ̀rọ̀ kẹ́ Musa tó fi ẹ̀mí ìkẹ́ Isa tó fi rírí rírí rẹ̀ kẹ́ ànàbì lórí wọn rí wọn rí wọn rí ọ̀gọ̀rọ̀ àwọn sàábé àti àwọn àfẹ́sì wọ́n bá Aisha lọ ọ̀gọ̀rọ̀ àwọn sàábé àti àwọn àfẹ́sì wọ́n bá Ibn Abbas lọ ọ̀rọ̀ akídà nínà torí díẹ̀ lábínú gbádà pé kí là ń fà kí lọ́ dàrú tẹ́ ò sùlù ní àbífòrò ṣùgbọ́n àkànlé ni wọn mọ̀kàn bẹ́ẹ̀ wọ́n sàkàdá gbẹ̀rú ni láyé fara rẹ̀ kó bẹ́ẹ̀ náà lè so wọ́n fọ́rọ̀ filifikiyat wal-aqaid wọ́n á ṣe yàtọ̀ láàrin ìpìlẹ̀ àtàkẹ́tún lórí ọ̀rọ̀ àkídà ni lórí ọ̀rọ̀ fíkìú ni torí díẹ̀ wáàdà àkọ́kọ́ nu ìṣọ̀kan mùsùlùmí lórí ọ̀rọ̀ àkídà akẹwà láti papọ̀ àgàgà lórí usul ẹlẹ́ẹ̀kejì wa'datul sha'air wa shara'i wa'datul sha'air wa shara'i ìpapọ̀ nínú ìlànà ìjọsìn àti ìlànà òfin àti ìlànà òfin fàpọ̀rẹ́ nìsín gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ yìí pé mùsùlùmí ó gbọ́dọ̀ kírun mélòó lójúmọ́ mùsùlùmí Nàìjíríà South America mùsùlùmí Saudi Arabia ti Sudan wẹ́dà wa náà wàá sọ àsìkò wo ní ní ìbámu wẹ́dà wa gbọ́n márùn yẹ láti pé wọ́n lọ bá ní Sudan o inú tí wọ́n mẹ́rin ní o ní Saudi Arabia márùn tí wọ́n Nàìjíríà mẹ́ta làwọn kí o là owó dáa yọ sàkálé lórí báàlù lẹ́wọ̀ ìdìdámì nkankan náà ni ní sọ́ọ̀bù nkankan náà ni asìlù ẹ̀ twenty dinar ẹgbẹ́ gold ni ìwọ́ọ̀dù iná wàásù ìtọ́jẹ́ sísílẹ̀ balẹ̀ náà ni kí ni kí ni equivalent yẹ. Se lira ni se náírà ni se dirham ni inú dìtà mi ṣùgbọ́n ní sọ̀bù yẹn a lè gbèsàkà àgàgà àwọn tó bá ti pé òwúlà ń ṣe ẹ̀ka lọ́dún náà ni. àwẹ̀ oṣù kan náà làá gbà nǹkan tó lè yàtọ̀ ní kójú la kálukú bẹ̀rẹ̀ nígbà mo ṣe rọ́ṣù kò sẹ́ni gba àwẹ̀ tiẹ̀ ní sáfà. emeghị gbọ́gbà dị rájà ngbó ní gbogbo ọgbà wẹwa Ramadan abẹ́ gàràfà abẹ́ sáájì kò sí ájì Saudi lọ́tọ̀ kò sáájì Nàìjíríà lọ́tọ̀ ọjọ́ kan náà ni ọjọ́ kẹsàn oṣooṣù hijab lọ́jọ́ àràfà bàbá sàṣìṣe lókù bàbá sàṣìṣe yẹn Papa àwọn afọ́ ní fíkì tún ní ọ̀rọ̀ lé lórí ìgbàgbọ́ àgbàgbọ́ bẹ́ẹ̀ náà lòfin ẹ̀ ń bá jalè tí wọ́n bá mú tó gbé tó gbé tí má jẹun pèsè lára òfin nàìjíríà òfin tabajẹ́ mùsùlùmí tabajẹ́ òfin ní nàìjíríà ní ṣẹ̀ríà ọwọ́ gígé náà ni ní kùtọ́nù náà ọwọ́ gígé ni ní Saudi Arabia bẹ́ẹ̀ náà ni òfin papọ̀ à ń sọ̀rọ̀ múra nísìn kóbìnrin máa ní òhò kì í sófin Saudi òfin Islam ni gbogbo ẹ̀ lọ́ba wú ìjábọ̀ wa lè ní táìpù oríṣiríṣi kí ni ó sáà jẹ ìjà ẹlẹ́ẹ̀kẹta wadatul masadi wal maraji wadatul masadi wal maraji ìjọ kan ṣoṣo ibi dáàtí mọ́fin sources ibi dáàtí mọ́fin ètò kéré jù ń bẹ́ẹ̀ مرجعان مصدران كمان كان ناروي ونامي ساس نجي الكتاب والسنة من القرآن ومن السنة إنه القرآن أتى السنة تبا فلو جو ديسي أو جمتا الإجماع consensus of scholars tàbá fẹ́ lójú lẹ́sìn ọjọ́ mẹ́rin alikiyas alikitab wasunna walijima walikiyas náà nìyẹn ń jùmúrù làmà lọ́dọ̀ tí a pọ̀ náà máa fà bóyá bá jọmọ nàìjíríà tó bá fẹ́ mọ̀fin ìpìlẹ̀ nù tó Saudi Arabia tó bá mọ̀fin ìpìlẹ̀ nù tó Afghanistan tó bá fẹ́ mọ̀fin ìpìlẹ̀ nù yẹn ni pé tó máa wọ́n máa sọ̀rọ̀ dẹ̀. ọkọ̀ máa kú mbẹ́ àwọn àkọọ́lẹ̀ ẹ̀sìn ọmọbẹ alẹ́kọ̀tẹ́ ìyà ìta àyè òsì àyè òsì kò yí kò sí báyìí ọlọ́run ti gé fẹ́ ọlọ́run ti gé fẹ́ kò fà yẹ̀rọ orílẹ̀ yẹ wà àwọn ẹ̀yẹ ọ̀pọ̀ kò ti yàtọ̀ ọ̀pọ̀ nísìn ètò ogún pínpín ó ti sọ kí ló yẹ gbà kí ló kí ìyàwó gbà kí ló kí bàbá gbà kí ló kí ìyá gbà kí ló yẹ kọ́mọ gbà. tó ń bá jọkùnrin lọ́jọ́ obìnrin gbogbo yẹn gbogbo àwọn akọ́lẹ̀ ẹnìkó ẹni sàmẹ́ẹ̀dẹ́ lè ronú sí ọkùnrin tó bá ti ní ẹsẹ̀ pé kí ẹsẹ̀ sìnà haramu ni ẹnìkó kò sí ẹnìkan tó fẹ́ pé ò fẹ́ lójijì àdì pé tó lè jẹ́ halal kéèyàn mutí pé ni bá sọ pé o ṣe ṣíyàdì lórí kọ́tì mínà kọ́tì iyad márùn kọjá àsùnbà o akọ́tọ̀ kẹ́ni tòkè fíw tí ọ̀fà yé lẹ̀ fún opinion Allah ti dá màánú ọ̀rọ̀ ẹ̀sìn wa nígbà bá sọ̀rọ̀ màánú ọ̀jẹ̀ ó sì ń bẹ ẹ̀dọ̀níyà an-nusus shar'iyya ẹ̀dọ̀níyà àyégúà fáwọn afẹ́ẹ̀sìn ó lè rí báyìí ó lè rí báyìí ó lè rí báyìí torí pé àwọn alibas yẹn ń tàmàlà àwọn wọ́ọ̀dù tó ó ṣe é yasí yasán yẹn ni wàá máa jẹ́ pé afá lè rí báyìí afẹ́ lè rí báyìí ìyẹn rèé àìdámọ̀ra wa lé lórí níbi ọpẹ bá balẹ̀ sí kí ni àfáà rẹ sọ fún ẹ tọpẹ ti balẹ̀ sí ni láfi àwọn àfáà kan inú àfáà ẹsẹ wọn ní kọjá kan la nkara bí masa ìṣàdíyà la nkara bí masa ìṣìláfíyà kò sí ìmọ̀ àtakùrọ̀ ẹni lórí ibi tí ọ̀rọ̀ àwọn àfáà ọba ti jẹ́ ọ̀kan lórí ọ̀rọ̀ láfi kọjá pé ni àdábùlẹ̀ tìlà ẹ̀kọ́ kí ọ̀rọ̀ àwọn àfáà yàtọ̀ láàrin ara wọn àwọn àfáà wa látàyà sàbí wọn sọ̀rọ̀ kan náà lórí àwọn isu kan abúlé abúlé umar tí ìtọ̀ ẹnu ọmọdé tó bá tẹ̀sí lásán yóò fọ ni ó gbà pé gbèrè abúlé ibùdó Abbas ó lè pọn lá ìkíni kejì wọn sọ àbíyàn kò dàrú jaba ń ta wá abúlé ibùdó Abbas kéde funfun lọ sí ọjọ́ bí ajáde aswad yóò kọjá sí náwó Allahu Akbar abúlé ibùdó mọ́tò ó di funfun débẹ̀ ni yóò sọ̀rọ̀ débẹ̀ ni ònà òun sáfẹ́ kàn. lẹ́bi nígbà mi ń bẹ náà ń tàwa fúlọ ẹ̀rọ nǹkan náà mùsùlùmí kódà náà mùsùlùmí ni bisimilá akbar báyìí gbọ́dọ̀ Allahu akbar ní àfáà ni tinubu lọ́fẹ̀ẹ́ dé dúdú yìí wàhálì mu kẹbi àgbà sọ́ọ́gù lọ sí díẹ̀ Hajar al ẹni sí talọ́fẹ́ jọ ọmọ talọ́fẹ́ jọ kí á pọn ajá ìsádùn ká pọn láàbí ká náwó sí kọ̀dàrú ayé wà fún kọ́ náwó sí ayé wà fún ọpọlá. lẹ́yìn náà wọ́n adọ́tò kìyàdá ìjọ kan ṣoṣo aṣíwájú aṣíwájú kan náà ni a gbọ́dọ̀ ní alimutamathila fi shakhsiyati muhammadin sallallahu o náà ni aṣíwájú kan tó jẹ́ anabi muhammad. aw bil khilafati al-islamiyya tàbí khalifa islam kalifacy ńgbà anabi lọ tán ta ló bọ́ sípò khalifa abubakar àwọn kókó mẹ́rẹ̀ẹ̀rin yìí ó sọ àwọn mùsùlùmí pọ̀ ó ń gbà táyà ànábì lọ tán sọ̀lọ̀sọ̀lọ̀ àwọn mùsùlùmí rí mánéèjì abákiri bọ́bẹ̀ ó lo bí ọdún méjì àtààbọ̀ ọlọ́mùsọ̀dọ̀ umaru bọ́bẹ̀ ó lọ ọdún mẹ́wàá àwọn ọ̀tá dìde àwọn ọ̀tá islam wọ́n padà pa umaru wọ́n yẹ usman usman bọ́bẹ̀ ó mẹ́tàlá ọdún mẹ́fà rẹ̀ àkọ́kọ́ oṣù pọ́ọ̀mù lọ títí lẹ́yìn ọdún mẹ́fà ìwà ládé wọ́n padà pa náà ni wọ́n yan Ali alibọ́bẹ̀ ó lo ọdún márùn wọ́n padà pa náà ni wàhálà dé láàrin Ali àti Muawiya ó gbóná gan àwọn kan wà pẹ̀lú Ali àwọn kan wà pẹ̀lú Muawiya ibi wàhálà ti dé gan ibi wàhálà ti dé gan ó nìyẹn láti bí Usman ṣe kú báyìí ìpọ́nà tí Usman gbà kú ìlú ọ̀rọ̀gbọ́n náà ni ìyẹn la bá yídè ní padà tájẹ gbára tí yẹn ṣẹlẹ̀ àwọn mùsùlùmí kéde nígbàtí Ali jáde láyé àwọn mùsùlùmí kéde Hasan Ali gẹ́gẹ́ khalifa Mawiya náà ti dógẹ́ bí khalifa báwọn ti ń súnmọ́ Mawiya ní súnmọ́ Ali radiyallahu ta'ala anhu ajma'in ọlọ́bàjọ́ sí gbogbo wọn gbogbo aláìpátá lábẹ́ shahadat lábẹ́ ìgbìyànjú ni kí ló jẹ́ orí bẹ́ẹ̀ ẹ lè rí àkọọ́lẹ̀ kan nínú Al-Qur'an Karim ẹ lè rí àkọọ́lẹ̀ kan nínú súnà tó ń yẹjú bú láti yan olórí kò ẹni bí sùn yálẹ̀ kò sí mẹtọdọdọ ló jẹ kálẹ kó tẹ fi yan rẹ ó di ń tá àmùsùn ń gbìyànjú lé lórí kò sí àkọọ́lẹ̀ kan tó gé fẹ́ gbà jẹ̀ sí yẹn lórí tí ìdí bá ṣe ń sọ̀rọ̀ bàbá ní ẹni máa ń jà sí ìmáàmù àti ìmáàmù jẹjẹ ẹ̀sán díẹ̀ ìmáàmù jẹ ní ẹni ọba malùkù á ní jù ẹbẹ́ ẹ̀kọ́ ni ẹ bá máa súná jù ṣùgbọ́n ìkìlá bá pé ìṣàkóso ìlú olórí pátápátá ẹ̀sìn kò sí àkọọ́lẹ̀ kan tó gé fẹ́ lẹ́ẹ̀fi pé ọ̀nà tí wọ́n gba yẹn Abakiri yàtọ̀ sí ọ̀yàtọ̀ sọ́nà ìjọba yẹn Umar ìjọba yẹn mọ́ ìjọba yẹn Usman mẹtọ́lójú oríṣiríṣi ni iná ló wà ní orí ìgbà tó wá di ìgbà tó wá yan Hasan òun wá rí i pé òfin dà kí a kó jẹ́ ọ̀kan papọ̀ lọ bá kọ́ńtáàtì Máwíyà ó lóun gbé ìjọba alẹ̀ umaruya káwọn kan. lè ní olórí kan káwọn sì kíni ọdún ẹ̀nà ń pè ní amujama amujama ọdún táwọn sì ń papọ̀ padà kan tí wọ́n tún so jama ànábì papọ̀ yẹyọ kan ní abẹ́ kìyàdá máwúyà kúnlẹ̀ àbí sùfìyà lórí ọlọ́wọ́ nìkú mi ìtàn wa ni wọn lásìkò alì ìgbà ni ó máa ní experience pínpín kankan jáde kó nu jamaatul umma jamaatul umma modern group kankan ni ummatul rasul jamaatul muslimin alijamaa torí pé inú terminology tàbá fẹ́ sọ̀rọ̀ jama jama jama ìtànpẹ́ ni ẹgbẹ́ àkójọpọ̀ tàbá fẹ́ sọ̀rọ̀ èyí tánà bí fi lọ́lẹ̀ ẹ̀dá ká fún gbọ́dọ̀ yẹn náà wàhálà alìjàmáà ẹ̀dùkú ní aleikum bilìjàmáà pẹ̀lú alif wàhálà tàbí ká ṣe ìdọ́fà rẹ̀ jamaatul mùsùlùmí jamaatul mùsùlùmí jamaa àwọn mùsùlùmí gbogbo jamaa tá a bá ti lè fún ní márífà tá a ṣe ìdọ́fà rẹ̀ kìí ṣe jama tánàbí ń sọ yóò máa jẹ jamaatun min jamaat jamaat min jamaat yóò máa jẹ jama kanu jama mẹta bá ti kọ alijamaa ntánàbí sọnù ntánàbí kojọ nù jamaatul muslimin anabi nù gbogbo àwọn ẹgbẹ́ tó wà ń bẹ́ẹ̀ lónìí tó ń bẹ láyé lé ní ẹgbẹ́ àgbáyé ní ẹgbẹ́ tòsí ní jamaatun min jamaat jamaatun min jamaat jama kanu sallallahu alaihi wasallam tí wọ́n bá bọ̀ bá bọ̀ bá bọ̀ bá bọ̀ bá bọ̀ bá bọ̀ ní 1924 ló sì má ẹni khilafa wo ní Turkey yóò láti ní jẹmọ́ ẹ̀yọ kan mọ́ kótó wá di pé khilafa wo yẹn làwọn afa àti sàkéyèsí bá ìlànà àbí kálukú wá ń gbìyànjú káàkiri káàkiri kálukú sọ́ọ̀gù ṣùgbọ́n ẹ̀pọ̀ òbúrú mọ́ ọ padà lọ látijọ́ náà dè ní 1924 dè ní àníjẹmọ́ ìsìlámù kankan tó jẹyọ kan ìgbà mi ń bẹ dáwọ́là ní ó fi rẹ̀ sípò jama ìlú orílẹ̀-èdè Kuwait Saudi Arabia Sudan Bahrain Egypt Qatar sùmọ́ká wá sọ pé ẹyọ kan rèé má lórí ilé ayé lè nì àwa mùsùlùmí àlọ́ lórí kan lórí ilé ayé bíi tàwọn Christian ní Vatican wọ́n ní pope abẹ́kọ̀ olùlú ẹ̀yọ kan táwọn ní ṣùgbọ́n gbà àdáwò ti kàwà mùsùlùmí náà 1924 tí èdè mùsùlùmí máa ń sọ̀rọ̀ kò sí olórí kan olórí kàwà mùsùlùmí kò sí olórí àwọn mùsùlùmí rèé o ó máa bàbá àgbàlagbà rè bó tẹ́ pọ́ rí kálukú ló ń dá kíní ẹ̀sìn inú àdáwò tó kàwà nù ìní ò jẹ́ kí àṣẹ síbi kankan mọ́ ìlọ́fà ayé rẹ̀ gbẹ́lẹ̀ káàkiri nígbà wá rí bá ń lókè mo nìsàlẹ̀ òsèré tá a bá jẹ́ rí tòlókè yọ kan sàlẹ̀ lẹ́ni sí rè gbogbo alamọ̀ ìpéǹgbà tí ọlọ́run fẹ́ gánà gbèdéde ní Saudi Arabia gbẹdọ́n ti gbèdéde nù tí a máa ní kéèyàn play role leadership kan tó play rẹ̀ nù wọ́n kò wọn.

tọ́jú ọdún àwọn àlùí yẹlẹyẹlẹ ni ẹ mọ̀ ní fásitì oríṣiríṣi àfa àbáyé pẹ̀lú ọ̀jẹ̀ máa tẹ̀ àfa àbáyé pẹ̀lú ọ̀jẹ̀ máa tẹ̀ lórí ìròrí tí ò yẹ kó pín wa tó pín wa àwọn tàwa ara ìwọlé ìyẹn làwọn náà ń bá yé bí nísìn tá à ń bá yé ní nàìjíríà wa ni wọn ní bóòsù lórí káńtò sàmì àkàsì bóníáwá kí ni pa wọn ká anábẹ́lábẹ́ ìjọba wọn ò dá dúró àwa mùsùlùmí àti ìlágbára rẹ̀ pé nìsà fẹ́yìn olórí àlágbára ìyàn tẹ́jọba bá yàn fún alágbà fún tí wọ́n bá yàn mọ́mù fún alọ́pṣàn fún alátẹ̀lé tí wọ́n bá yàn mufti fún alọ́pṣàn fún alátẹ̀lé náà látẹ̀lé tí wọ́n ti yàn lé alọ́nà ni lọ́wọ́ fa ìbẹ̀rẹ̀ gbẹ̀ wọ́n tẹ́rì ẹ̀ kí kàkó sentó kàkó sentó ń tọ́ fa ìgbà náà ẹ̀pọ̀sọ́ tó wà ń lẹ́ ọ̀rọ̀ tó nípa ni eléyìí a ti ń bọ̀ tàbí wá débi dé pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run nígbà bá tún mi a lè sọ lórí alùsùn wà lè gbogbo tó wá dàrú pátápátá yìí àwọn olè alùsùn náà àwọn olè jẹ̀mà náà sáà ti mọ̀ pọ̀ dàrú àbí sótò báyìí ń torí ẹ̀ lọ́rọ̀ wa fi gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba sùúrù ó gba ká accommodate ara wa ká gbara láàyè ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tá ń lò yìí yọ ya o èyí tẹ̀sí jágbá àgbà ó ní àgbà kì wà lọ́jà ó rí kíni àwọn tí ń bẹ́ gba ẹ̀ ó tó kí àwọn àgbà dá sí àwọn àgbà rere àgbà tó yàtọ̀ àwọn kan ń bẹ yọ̀bà tó bàjẹ́ nínú àtàwọn pé làgbà náà bàbá ní tọ́gbàgbà ìlà fún àwọn àgbà tọ́gbàgbà ìlà fún ọlọ́ àgbà lékè wọn kiri bá fẹ́ tó àwọn àgbà kan fẹ́ tó ni ó lè díẹ̀ lé ní ìdá tó fẹ́ fi kún ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe tá a dó láti padà síbẹ̀ pé gbogbo la ti ń bọ̀ sàbídébi tí a dé àtẹ̀ntọ́ àtẹ̀ntọ́ gbọ́ládàá kásán kagbọ́lá